بسم الله الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين عملية تنسل عفو على ولو الميعانين الإسلام وناني البراهين الإنجيلية <clears throat> على أن عيسى عليه السلام داخل في العبودية ولا حذ له من الألوهية òun náà ni àwọn ẹ̀rí wípé anábi Isa alayhi salam wọn èké ń ṣe ọmọ ọlọ́run kódà ẹrú sí ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wọ́n àti wá kọ́ àwọn ẹ̀rí wá nínú Qur'an nínú sunna láwọn èyí tí ó pamọ́ fún àwọn tó bá jẹ́ islamu àti wá mọ́ ẹ̀rí wá nínú ìwé tí ń bẹ Jews àtàwọn Christians so àti máwọn ẹ̀rí kọ̀ọ̀kan wá nínú Matthew book of Matthew tàdé ń direct àwọn èèyàn lọ síbi tó ti rí ìpétọ́ lọ́wọ́ chapter by lọ́wọ́ verse by ibi ta wá dé kọ̀díyà àbí mas'ala ta dé òun ni mas'ala wípé òkè ike wọn lo lafzu son of God ọmọ ọlọ́run fún ànábì Isa nínú Qur'an tó ti bí lafzu yóò ṣe correct tó èyí tó bá tó wá ta amala Bible dáadáa tó bá gbé bíbélì yẹ̀wò dáadáa yóò rí wípé láfíò ọmọ ọlọ́run àwọn tí wọ́n lò fún nínú báìbù wọ́n ṣe kékeré ló fi jẹ́ pé tí ẹ lọ wo inú Matthew bákan ní chapter ẹlẹ́ẹ̀karùn ní Matthew chapter 5 so bẹ́ẹ̀ ni verse 9 wọ́n ní túbà li sani'i salam li'annahum abina'ullah wọ́n ní pé bí ìró dùnú àbí àlàáfíà ọlọ́run kó ma bá àwọn tí wọ́n bá ń ṣe dáadáa tó máa ń parí ìjà láàrin àwọn èèyàn ìdí ni wípé a mọ̀ pé wọ́n ní ọmọ ọlọ́run ìtumọ̀ ní pé nínú logo bible nínú language bible ọlọ́run tọ̀ tàbá tí wọ́n pè wọn lọ́mọ ọlọ́run ṣe túnmẹ̀ wá ní pé a bẹ̀rẹ̀ sí ni ma jọ́sìn fún ilé iṣẹ́ àníbi ta'ammul tí wọ́n bá wó dáadáa inú bíbélì látòkèdélẹ̀ àti sọlójòkó tó kọjá náà ike ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ànábì ọlọ́run mẹ́sí mọ́ pè wọn lọ́mọ ọlọ́run ànábì adam wọ́n pè lọ́mọ ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ 45 tí wọ́n bá tún wá lọ wọnú matthew chapter 5 verse 45 náà wọ́n ni litakunu abna'a abikum alladhi fi sama ẹ jẹ́ ọmọ ọlọ́run bàbá yín tí ń bẹ ní sama gbogbo yín wọ́n sọ fáwọn pé ẹ jẹ́ ọmọ ẹ jẹ́ ọmọ ọlọ́run ayé bí pé ẹ jẹ́ ọlọ́run ọba tí ń bẹ ní sama gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ẹni tí ó pé gẹ́gẹ́ bí bàbá yín tí ń bẹ sánmà sí pí perfect wọ́n ní ẹwà perfect gbogbo àwọn eléyìí alfáàdù bible àwọn alfáàdù bible wọ́n láńkáyè tó bá tẹ̀ tamati dada ó rí àwọn nǹkan tí ó pọ̀ ń bẹ wà fil fosli sadis ọ̀rọ̀kùnmọ̀ chapter 6 verse 1 wọ́n ní wà illa falaysa lakum ajrun inda abikum alladhi fi sama tẹ́ẹ̀bá ṣe bẹ́ẹ̀ ni o otherwise ẹ̀ ní ẹ ní ládá kankan lọ́dọ̀ bàbá yín tí ń bẹ ní sánmà tó ń tí pé àwa believe pé ìmọ̀lò láàzù bàbá fún ọlọ́run ọba àbí ìmọ̀lò láàzù ọlọ́run ọmọ fún àwa in relation sí Allah subhanahu wa ta'ala khata bal ilhad khata unu àṣìṣe ni ilhad tí ẹni ìyẹgẹrẹ kò ní ojú ọ̀nà tó kọ̀rẹ́tì àmọ́ gbàtàwà wo báyìí gbìdàdà gbàtàwọn kírísítẹ̀nì fẹ́ máa dàmú wa pé kí ni àwọn ọmọ ọlọ́run wá pọ̀ tó bá jẹ́ pé mò já ọrọ̀ jù kí wọ́n pè lọ́mọ ọlọ́run ló fẹ́ mọ́ fi sọ pé òun lọ́lọ́run ni àbóhùn ló fi fẹ́ fún nípìn nínú ìlẹ́tọ̀ sí ìjọsìn àwa ni ó da gbogbo èyí tí bá ti ń ṣe dáadáa láyé ọlọ́run làwọn náà nù ìdí ni pé nínú bíbélì tó mú dání náà wọ́n pè wọ́n lọ́mọ ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n dájúkọ àwọn èèyàn pé gbogbo yẹn ẹjọ́ mọ́ ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn ànábì ọlọ́run pọ̀ lójú wé kìníkan wà tí ò kìí yá àwọn kírísẹ̀ ní pé sórí kò tó fẹ́ fi dáyọ sọ́tọ̀ kó lọ́dọ̀ yàtọ̀ sáwọn èèyàn tó kù wallahi kò sí tó bá nápẹ̀ lọmọ ọlọ́run àwà mú ápé òkè wọ́n pẹ̀ àwọn olùgbìnà lọmọ ọlọ́run kódà wọ́n ti wíńsà nẹ́bí ọlọ́run gan èyí tí bá kàn parí ìjà lásán ọmọ ọlọ́run tó bá ní ẹyìn wà nẹ́bí isa kò ní bàbá ànẹ́bí salamu ṣe báyìí àbí náà wọ́n ni akúlù idha kana huwa Allah aw juz'un min Allah fa kayfa yusalli àti ẹbọ́ sí nọ́tọ̀ mi ẹdú tabaníkà Ànábì Ìsá tánpẹ̀ ní Jésù Jesus ọmọ Ọlọ́run ni wọ́n tabanípé àbí a ní pé òun gangan ni Allah àbá ní pé pàtí Allah ni gẹ́gẹ́ bá ṣe mú analogy wáyé pé ó dà gẹ́gẹ́ bí pàtí eh, switch current àti bulb tàbí pé jù ìgbà tó pé mẹ́tẹ̀ta yẹn ló fọ́ọ̀mù iná jùsí ìdẹ̀ ni tàbí ṣàlàyé kíná ń pè àìpé ewu analogy àbíká tún ní pé ọlọ́ndà gẹ́gẹ́ bí kíná ń pè loaf bread mẹ́ta ni ta ní kí mẹ́fà náà ń bẹ kódà mẹ́jọ ń bẹ kódà ẹyọ kan ń bẹ kódà méjì ń bẹ àwọn olùmí ò tún ní pé ara ọlọ́ndà gẹ́gẹ́ bí omi ni bí omi oríṣiríṣi ló mọ́gbọ́ wọ́n ní ṣe bí omi ó lè jẹ́ gbígbóná ó lè jẹ́ títì ó sì lè jẹ́ ordinary mélòónù mẹ́ta bọ̀ kí ni gbogbo wọn omi sáàlé ní gbígbóná tútù lẹ́ẹ̀kan náà so mi lè jẹ́ gbígbóná kó dẹ̀ tún jẹ́ tútù kó tún jẹ́ ordinary nǹkan nǹkan náà ní change from one state to another kìí ṣe kí mẹ́tẹ̀ẹ̀ta wá jọ jẹ́ 1 2 3 wọ́n tún wá jọ plus wọ́n tún wá jẹ́ 1 ló fi jẹ́ pé Allah tún tí àlejò ọsẹ́ ẹnu báìbù sí àníbò ló wà ní báìbù mẹ́ta lọ̀kan yẹ ó lè rí wá conjecture ní mọ́mọ́ ẹ kíní kan wọ́n mọ́lé wọ́n wá jọ mẹ́lé wọ́n wá jọ kẹta mọ́ wọ́n wá jọ wọ́n wá kọpọ̀ wọ́n wá ní ẹ òun ní lá àwọn olópípẹ́ òní ṣe wọ́n ní fàṣọ́látù látẹkúnù ìlàmìnà al'abdìlfàkir ìmá kírun kò ikí ń jẹ́ àfilátọ̀dọ̀ ẹwú tó bá jẹ́ fàkir tó jẹ́ tó ní bùkátà al-muhtaj ila rahmatillah tó ní bùkátà lọ sí bihanu ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run sọ ní Qur'an ọlọ́run aláìní tálíkà èyí lẹ ní bùkátà sí Allah wallahu huwal ghaniyyul hamid Allah ni ọba tó ọba tó lọ́rọ̀ tó pọ̀ alhamid ọba tí gbogbo ahán ma ń tí kíní tamanyi wa qala Allahu ta'ala ọlọ́tún sọ Al-Qur'ani pé nínú suratu Maryam ni ó ọlọ́ni in kullu man fis samawati wal ard illa ati rahmani abada lẹ́gbà tọ́lọ́n sọ pé ànẹ́bì Ìsá kí n sọ lọ́ọba bó lẹ́sí lé mọ́ pẹ̀lú ọmọ ọlọ́run sánmà fẹ́ ya ilẹ̀ fẹ́ dàrú ọlọ́wà ní pé gbogbo tí ń bẹ gbogbo tí ń bẹ sánmà àti ilẹ̀ tẹ́yẹyẹn wallahi ẹgúsìn ọlọ́ọba ni wọ́n ọlọ́run ò yọ ẹnìkan pé ìwọ lọ́mọ mi láà ọlọ́run ò yọ ẹnìkan pé ìwọ nìyàwó mi láà ni wà fil fasli ní kí náà pè chapter 30, uh, 20, uh, 15 afwan ní number 21 dé 27 qissatul mar'ati alkan'aniya wa fiha umur kí sọ obìnrin kan tó jẹ́ tó wá láti Kenani ó wà nínú rẹ̀ nínú Matthew náà ni àwọn umuru sí wà ń bẹ̀ náà wọ́n ni الأمر الأول نفي الرحمة والمحبة عن عيسى لو صحت الحكاية nínú rẹ̀ ní pé tá bá fẹ́ wò dáadáa a kínan pé tí ìhìkáyà yẹ bá correct o tó ti pàwò jẹ̀zámà ìpé ṣe kí ni o correct wọ́n fi ń rìnlẹ̀ ń bẹ̀ wípé Ànábì Ìsá alayhi salam wọ́n sọ pé àwọn ò ní àánú wọ́n yọkò lára ara wọn ipé kò sí àánú lọ́dọ̀ àwọn ò sì ní Ah, kí náà ń pè ìfẹ́ kankan lára ìyẹn tó bá correct that is verse 21 ní chapter ah, kí náà ń chapter 15 verse 21 tó bí dé 27 nípa story obìnrin tó jẹ́ Canaanite tó wá bá Ànábì Isa alayhi salam náà <clears throat> ẹlẹ́ẹ̀kejì wọ́n ni at-ta'assubul mamqut bihaythu yu'aliju abna'a qawmihi wa la yu'aliju ghayrihim ma annahu la yakhsir shay'an níbi kíso yìí tán sọ nínú bible eléyìí àwọn examples distortion nínú bible eléyìí and then àwọn ibi tó ti àwọn tó ń tọ́ka lórí pé ànábì Ìsá ẹrú sí Ọlọ́run Ọba ni ó ní pé ó fi ìrìnlẹ̀ pé irú discrimination ben bivasi nípa ipé ànábì Ìsá sọ pé àwọn èèyàn tó nìkan ló máa ń ṣàánú òun dẹ̀ kí ń ṣàánú àwọn ẹlòmí ẹlẹ́ẹ̀kẹta wàjálùhùn kìláàbá ó wà nínú chapter yẹ wípé bí i máa ṣe kíní ìmá fojú yẹpẹrẹ àwọn ẹlòmín ìdẹ̀mọ́ kọ̀nsínà gẹ́gẹ́ bí ajá ìmá ṣe nǹkan ní nationalism ẹlẹ́ẹ̀kẹrin ni pé anna mura'atan mushrikatan jahila nadharatuhu faghalabatuhu ìbẹ nínú fásì yẹn wípé obìnrin yìí ń kọ́wú eh, tó jẹ́ tó wá láti kenine ó nadhara ó dìbẹ̀tà nábi Isa according to the Bible ó dẹ̀ ṣe kíní o ó dẹ̀ gọlábà rẹ̀ náà ó borí rẹ̀ wọ́n ni wà fil fasli tasi ashar ní chapter 19 verse 16 and 17 anna shaban jaa ila almasih faqala lahu ó ní pé ẹnìkan wá bá masih ó wá sọ fún yí pé ayuwa rajulu salih faqala lahu lima tusammini salihan la saliha illa Allah ọkùnrin kan wá bá ànábì Isa ó ní ìwọ ẹ̀yin dáadáa yìí wọ́n ní Jesus wá ń sọ fún báìbù rẹ̀ ni pé kí ló tó ń pè mí lẹ́yìn dáadáa kò sí yẹn dáadáa kankan àfọ́lọ́hun ìbájẹ́ kí bí ànábì Isa òun lọ́lọ́hun ni kò bá ṣe kí ni o kò bá jóye ka bẹ́ẹ̀ ni èmi lọ́lọ́hun àmójóye pa kí ló tó subhanahu wa ta'ala gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní chapter 21 ní verse 45 dé 46 lamma aradu an yakbidu alayhi khafu min al-jumu'a nígbà táwọn yẹn fẹ́ mú anabi isa ó bẹ̀rù li'annahu kana indahum nabiyan ففيه دليل على أن جموع المؤمنين بعيسى في زمانه لم يكونوا يعتقدون أنه إله أو ابن الله أو أحد الأقانيم الثلاثة بل كانوا يعتقدون أنه نبي فقط وهذا من أقوى الحجج على القائلين بألوهية بألوهيته لو كانوا يعقلون ó wà nínú bẹ̀yẹ pé ìgbà tí wọ́n fẹ́ wá mú ànábì Ìsá wọ́n ní ẹ̀rù because in tó ṣe àwọn èèyàn dìde against Jesus ní time according to the Bible wọ́n fẹ́ lọ mú ẹ̀rù wọ́n bá àwọn èèyàn common folk bìdí ní pé wọ́n rí pé ànábí ọlọ́run ni pé àìfẹ́ eh, lọ mẹ́rin ànábí mọ̀lá fẹ́ lọ mú ìfà ìbájẹ́ pé bóyá ìgbàgbọ́ tó rin ilẹ̀ ní àsìkò yẹn ni pé ọlọ́run ni wọn ò ní mọ̀ bẹ̀rù pàtàkì lọ mú pé ànábí ọlọ́run ọba ni wọ́n sọ bẹ̀kẹ̀ wọ́n bẹ̀rù láti lọ mú ìdí ni wípé ànábí ọlọ́run ọba ni wà fíl fọ́sílì ní chapter 23 verse 8 ó ní amma antum falatadiru ahadan sayyidakum fa inna sayyidakum hatta al-masih wahid wọ́n ní wọ́n sọ ní bíbẹ̀ pé ẹ má pè nìkan pé rabbi ẹ má pè nìkan lọ́lọ́wọ́ bá yín a ìdí ní pé ẹnìkan náà lọ́lọ́wọ́ bá yín kódà ìlé gan gbogbo wa gbogbo wa ń kọ́ ọlọ́wọ́ bá wà yìí ẹyọ kan náà ni ilé ìdísìm nínú Bible nínú Matthew ló wà ibùdẹ̀ tí wọ́n rí ẹ̀rí wípé ànábì Isa ń wá ní ọlọ́wọ́ bá ففيه دليل على أن المسيح عبد وأن السيد واحد وهو الله ó kílẹ̀ nínú ibi tá a kà yìí ikú ànífisẹ́ ọlọ́run ọba ẹyọ kan ni ẹ má sọ pé ọlọ́run ọba ẹyọ kan ni kó dè mí tí mo jẹ́ Ìsá gan ohun gangan ni ọlọ́run ọba gbogbo náà so láfí sọ pé àníṣẹ́ ibi ta'ammul li kìtàbì nasọ́rọ̀ èyí tó bá tún gbọ́ kìtàbì nasọ́rọ̀ tó ń tí wọ́n ti distort ẹ̀ wọ́n ti tọwọ́ bọ̀ ọ́ ọ̀rọ̀ yẹn sì ti pọ̀ mẹ́bẹ̀ bá mú àwọn àṣẹ́kùbọ̀ pé alẹ́ nìyí iṣẹ́ ní ẹrúsìn ọlọ́run lélẹ̀ ìtẹ́mi ń wò yìí tó ti bẹ́ẹ̀ ṣe distort ẹ̀ tó ọlọ́run tún jẹ́ kó sẹ́kù ń bẹ́ pé rárẹsẹ̀ ilé ìtẹ́mi ń wò yìí o ẹrúsìn ọlọ́run ọba ni ẹmọta ló fi jẹ́ pé àwọn Christian máa ń lo àwọn long-winded speech àtàwọn àtàmà àtàmà láti fi proof point wọn náà fi pín ipẹ́ human part náà because wọ́n rí pé wọ́sfù tàà rí inú báìbù iṣẹ́ wọ́sfù èèyàn là ń rí wọ́sfù ẹ̀rú sí ọlọ́run ni èyàn tí ṣètọ́nù gbé káàkiri ṣe ṣètọ́nù wá ń gbé ọlọ́run káàkiri ni ṣètọ́nù wá sọ fọ́lọ́run pé àforí kalẹ̀ fún mi ṣètọ́nù ti ń bẹ̀rù èyàn gẹ́ bẹ́ẹ̀ ni ṣètọ́nù ń bẹ̀rù Umar bin al-Khattab anẹ́bìnrin pé ṣètọ́nù ní ríwọ̀ Umar kó orin bíbí ṣètọ́nù ó sì sagbàgbò mi bó wẹ́n ṣe tọ́nà oṣù wa láyà sọ́rọ̀ yíò àṣọ fọ́lọ̀ pé ọlọ́run foríkẹ̀lẹ̀ fún mi àwọn àdìjẹnú wọ́n mọ́ bẹ̀rù àwọn èèyàn látàjọ́ ọmọ ya ṣe tọ́nà wọ́n mọ́ bẹ̀rù àwọn èèyàn èyí tó bá dúó dédé lórí ẹ̀sìn ọlọ́ọ̀bá wà lẹ́wà lè nóòmọ̀ sáfẹ́ níbẹ̀ kákàkiri àpọ̀tùmọ̀ Rabbus samawati wal ardh ṣe bẹ́ẹ̀ lọ́lọ́ọ̀bá yẹ pẹ́ tó ní in kullu ma fi kò sí tí ń bẹ sánmà àtìlẹ̀ illa àti rahmana abida tí ma ṣe kí wọ́n bá ọlọ́ọ̀bà gẹ́gẹ́ bí ẹ̀rù ni so gbogbo àwọn ilé ń tọ́ka lórí wípé <clears throat> Ànábì Isa alayhi salam ẹ̀rù sí ọlọ́ọ̀bà ni fi aidan rukmu àtàṣíà gẹ́gẹ́ bẹ̀ náà ní tẹ́bà lọ wo um, wa huwa alladhi fi as-samaa Ànábì Ìsá sọ fún wa pé ẹ má pè ẹnìkan ní bàbá yín láyé yìí mọ́ ìdí ni wípé ẹnìkan tí ń jẹ́ bàbá ẹyọ kan náà ni òun náà sì rí ti ń bẹ ní sánmà yẹn tó ti pé àti mú wọ́n rí fà sí Ọlọ́run tán bá ń lo ọmọ wọ́n rí fà sí àwọn tán bá jẹ́ ẹrúsìn Ọlọ́run wọ́n ni ẹ má pè nìkan ní bàbá yín lórílẹ̀ ayé yìí ayi ẹ má pè nìkan kan ní ọlọ́ọ̀bá yín lórílẹ̀ ayé yìí tàlẹ́pẹ̀ lọ́lọ́ọ̀bá ó ní ọlọ́ọ̀bá ẹ̀yọ̀ kalẹ̀ ní èyúnẹ̀s níbẹ̀ ní kíni o níbẹ̀ ní sama ibò là níbi sábà gbà tí ń sọ̀rọ̀ ẹ̀ ayé Allahu akbar gbogbo àwọn fi jami'i an-nas la khususiyyata lil masih fi ló fi pé ìjẹ́ ọmọ ẹ̀hùn wá lọmọ ọlọ́run aláwọn ọmọ ọlọ́run pọ̀ nínú bíbélì àwọn ọmọ ọlọ́run sí kí ni wọ́n pọ̀ bámú nínú bíbélì náà wọ́n ni gẹ́gẹ́ bẹ̀ ní fọ́sùlù ní chapter 24 verse 36 ó ní amma dhalika al-yawm wa tilka as-sa'a fala ya'lamuha ahadun minan nas wala mala'ikatu as-sama' ولكن abi وحده هو ya'lamuha ó ní àmọ́ ẹ̀rí jọ́nà ó ẹjẹ́ kí n ká ní bó ṣe wà nínú ìbò ó ní but um, of that day and hour ó ní ẹ̀rí ọjọ́ náà àti wákàtí náà ó knoweth no man kò sẹ́ni kankan tó mọ̀ òun náà kóra rẹ̀ sínú ọlọ́ẹ̀mọ̀ owó yóò wá ṣe ìsìnkú báyìí ó ní kò sẹ́ni kankan tó mọ̀ not the angels of, of, of the heavens kódà màláíkà ti bẹ́ẹ̀ sánmọ́ mọ́ sí lè òjò wọ̀tá nàbí sọ kí mal mas'ulu anha bi a'lama mina sa'il gbàtí Jibril màláíkà bèèrè lọ́wọ́ nàbí pé ìjọ́ ọ̀lá yóò parí kí lànàbí sọ ó ní à sọ gbé mi ò sí mọ́ ìwọ náà mọ́ màláíkà ni Jibril o ànẹ́bí ìwọ̀gùn ò mọ́ ó ní but my father only ta ló gbìn father Allah because O ti ẹrinlẹ̀ nínú lọ́gọ̀ bíbélì kí tó má lò bàbá wọ́n lò fọ́lọ́wọ́ba tó bá ń lò ọmọ wọ́n lò fáwọn ẹrúsìn ọlọ́wọ́ba tó ti pé àwọn sọ pé kọ̀ correct láti mọ̀ lò nírùsìn ṣẹ̀rí àwà ti jí ó yà wá pé ẹgbùdọ̀ pé ọlọ́run bàbá Allah ni ọlọ́run ni àwa sì ní ẹrú ni wá mọ́lọmọ ọlọ́run so Jesus wa fi rìnrìn ẹnu bibeli pé a ní kò sẹ́nì kankan tó mọ̀ àyàfi ta ní àyàfi Allah nìkan òòlò mọjọ́ta yọ parẹ́ ìbájẹ́ pé jésù ọmọ ọlọ́run ọba ni wọ́n mọjọ́ta yọ parẹ́ àṣìtìláwọn ẹ̀lẹ́ ní tánkìlẹ̀ pàwọn mọjọ́ta yọ parẹ́ wọ́n ní àwọn lo nọmbà na àwọn nọmbà kanú Qur'an àwọn wá fi jó mọ́ wọ́n jó jó jó wájú wọ́n ní 2015 láyọ parẹ́ 20 kìlà wáyé 2024 that is 9 years ayé rẹ̀ ti parẹ́ púpọ̀ náà ni yìí ti sòfò wọ́n ti sánkúdà wọ́n ti lọ kò tọ́ kò sẹ́nìkan wà indahu ilmu sáà ọlọ́ni wà indahu mafatihul ghaib la ya'lamuha illa hu ọlọ́nìkan ló ní kọ́kọ́rọ́ gbogbo ìmọ̀ kọ̀kọ̀ kò sẹ́nìkan tó nímọ̀ ń parẹ̀ àyàfi Allah subhanahu wa ta'ala náà wọ́n ni fa hadha dalilun qati'un ala anna tilka as wípé kò sẹ́ni kankan tí ó tó mọjọ́ tí ayọ́ parẹ́ àyàfi Allah fàfíhì dalilun ala anna <clears throat> ilmal masih qasirun kasa irilibasha ilé ń tọ́ka lórí wípé ìmá Ànábì Ìsá ìmá Jésù ó kéré gẹ́gẹ́ bí ìmá wọn yókù náà ni wallahu wahdahu huwa alladhi ahata bi kulli shay'in ilma Ọlọ́run nìkan òun sì ló rọ̀kùnrin kan gbogbo kan níbi ìmọ̀ lẹ́fìrí pé ń bẹnu bíbélì náà nínú kí sọ pé ìgbàtà fẹ́ pa gẹ́gẹ́ bí bó ṣe wà ní báìbù kí wọ́n láwọn fẹ́ pa wọ́n ní jésù wọ́n bí ọlọ́ọba ọlọ́ọba gbé ife yìí kúrò fún mi kódà wa masala mi lè yíwa ń bọ̀ abẹ́ o ṣé píkṣù ẹni tẹ́ ẹ̀yà sínú báìbù yìí ṣé píkṣù ẹni tó fẹ́ kú ni àbí píkṣù ti ń sá fún wallahi picture tó wà ní bíbélì picture ẹni tí ó fẹ́ kú tí ń bí ọlọ́run ní gbogbo òru pé olúwa gbé ìfẹ́ yípo fún mi ìfẹ́ kú picture tó wà ní báìbù ní kí ló tàn tàn náà kí ni nǹkan tó clear ní tó sì pé èèbó náà nífà tó bá ń tánkọ tánkí bí a ní pẹ̀lú yìí ẹn kìní kan ó wọ olúwa tó bẹ̀ gẹ́ ó fi ọmọ rẹ̀ kan ṣoṣo ó fi ṣe kìní kàkìní kan ó fi wọ́n wá ẹ dákun kí ni hikmọ̀ tó wà ní kìní tó ṣẹlẹ̀ níbi tẹ́ẹ̀sọ́ kó ṣẹlẹ̀ ẹgẹ́ náà ẹ mọ̀ wẹ́ mọ̀ wọ analogy yẹn wù èmi báyìí mo ní company kan masalan mo ní company ma gbà wọ̀nyẹ̀ síbẹ̀ kan bá ń ṣiṣẹ́ ní company wọ́n kó company jẹ wọ́n da company wú wọ́n sàn ba company jẹ wọ́n ní ayé yẹ̀ kí ló tẹ́ ń da company wú tó yẹ́ ń ba company jẹ mú mọ́ màá mi tóhùn òsẹ̀ kẹ́kẹ́ bá òun òsẹ̀sẹ̀ kẹ́kẹ́ o wọ́n ní ààrẹ èyàn tó ló dẹ̀ndà kọ́mù jẹ́ ó yá ọmọ mi ní wọ́n jù sáàrin wọn kan wá pa á sí ah! àwọn ọmọ mi tí ó sẹ̀ ní lọ ní ma ọmọ rẹ̀ kan ṣoṣo ẹyọ kan tó ní adú ọmọ tó pọ̀ ní bíbélì lọ gàrá ọ ma dúró ọmọ tí ń bẹ ní bíbélì ṣe gbọ́ ọ̀gá mọ́ pẹ̀lú ọlọ́mọ ọlọ́run àwọn ti gbàgbé tọ́ ọlọ́run wa mọ́ ọmọ rẹ̀ kan ṣoṣo gẹ́gẹ́ bẹ́ ṣe ń sọ kódà wọ́n nìkan náà àwọn yóò kọmọ́ ń pẹ̀ ní son of God ilé begotten son of God ni wà láìrọ̀dọ̀ tó pa wọ́n tún pọ̀ bámúnú bíbélì tàbí ní the begotten son of God ṣe tó tún fẹ́ gbọ́nù wọ́n tún pọ̀ bámúnú bíbélì tàbí ní the begotten wọ́n kò lò begotten eh, ni àti begotten àti begotten gbogbo wà ní Bible ọlọ́run ó pọ̀ bá mú pẹ̀lú ètò ìsọ yìí so ọlọ́run wá mọ́mọ́ rẹ̀ ipé tán bá ti wá pàá ní wà fi fi orí jí ẹsẹ̀ àwọn tí wọ́n dayé wú ókè ìgbà tán wá pààyàn ó wá ṣe kíni ó wá gbé ẹsẹ̀ wọn lọ ìgbà tó wá jí lọ́jọ́ kẹta nǹkan kí ló ṣẹ̀ṣẹ̀ padà ah, iṣẹ́ ti padà wá kí ní wọ́n wá pàá bí láti rí gbẹ́sẹ̀ lọ ó tún ti wá díjọ́ kẹta ó ti díjọ́ kẹta a ní ànẹ́bì Ìsá Jésù sọmọ Ọlọ́run ni àbọ́ Ọlọ́run ẹ̀yin lẹ́lọ́mọ Ọlọ́run ni tánikọ́ wá kán wá pa ẹfún lọ́lọ́run tún ni kí ni àkídà yìí gẹ̀gẹ̀ kí ni believe gẹ̀gẹ̀ <clears throat> wọ́n láì òdó lọ́lọ́run sọ ní Koran wa innahum fi shakkin minhu murib àwọn ènìyàn iye méjì náà fi ń sin lọ́run ó ti sú wọn wó ẹlòmí tẹba bá kírísẹ̀ ìmìsọ̀ yóò padà ní ẹwọ afá èyí tẹba ti sọ́nù méjèèjì náà ni kò mà tí ọlọ́run ti wọ mùsùlùmí dàrú mọ́ ọlójú ọlọ́run tèmi ò dàrú ẹyọ kan náà ni kúlù húwà Allahu ahade la ilaha illa hu ẹ jẹ́ kí mùsùlùmí mọ́ dúpẹ́ fọ́lọ́ ọba ni láfọ́mọ̀ pé kí wà ní wọ mùsùlùmí wá lọ sínú ṣọ́ọ̀ṣì kí ló ń wá ń bí kérésìmesì kí lọ́kàn kí lọ́kàn kíṣọ̀ tó wà ń bẹ kíṣọ̀ tí ó lálàáfíà gbogbo òkè ní ìsìnbà ẹ̀ àwọn owó ló kọ in tó ṣẹlẹ̀ níbi crucifixion wọ́n ni àwọn disciple ló kọ àbí àwọn disciple pé ń bẹnu bẹ́ẹ̀bù náà pé nígbà tán fẹ́ wá mú Jésù báyìí gbogbo wọn fẹsẹ̀ fẹ́ ni eré eléyìí ò ṣe kìí kò ṣe ṣe wá fún àwọn ọmọ kí ó tán wà láháúlà àfà gidi ká tó wá sọ àwọn tó wà ní ọ̀dọ̀ ànẹ́bí Ọlọ́run wọ́n rí pé oníkálùkù fẹsẹ̀ fẹ́ ní o inú Bíbélì ló wà ìgbà tán wá fẹsẹ̀ fẹ́ bóòdì tó wá kan tó ṣẹlẹ̀ átá ti kágbẹ́ wọ́n tó wá kọ pé èyí tán kàṣọ́ ẹ̀gbẹ̀lẹ́gbò yí máa ń ké olúwa olúwa eli eli lama sabakitani ọlọ́run ọlọ́run olóde kí ni mo ṣe tí mo tọ́ pàmítí ṣe mo ti ń sàdúrà pé kò gbé ìfẹ̀ yíkò wájú mi wọ́n sì padà bí pé ah, ọlọ́run ó sì wòmí tó fi padà pàmínà ni ṣe lè jẹ́ depiction ẹni tó fẹ́ wá kú fẹ́ sí àwọn èèyàn a ní tẹ́bá tó wọ́n gbà pé ànẹ́bì Ìsá ọlọ́run ni a sì pé tẹ́ǹsọ ni pé ọlọ́run commit suicide because ọlọ́run ni òun sì ló mọ̀ pé wọ́n fẹ́ pa òun ó sì mọ̀mọ̀ fún ara rẹ̀ ọlọ́run sì commit suicide nítorí àwọn èèyàn kí ni túnmọ̀ gbogbo ìtẹ́ǹsọ yìí òun ló jẹ́ kẹ́sẹ̀ pọ̀ láyé oníkálùkù gbà Jésù ti kú fẹ́sẹ̀ wà oníkálùkù wọn ṣe zìnà lọ bá mú wọn lọ wọ́n ti mú tí wọ́n ti yà ah, Jésù Kristi ó ti kú fẹ́sẹ̀ ní ẹ̀ṣẹ̀ rẹ̀ olókú fún ẹ̀ṣẹ̀ rẹ̀ olókú fún gbogbo lè ìṣàtọ̀ heart ìrọ̀ pọ́nbélé wọ̀láì ni wọ́n pa fún wa a ní tó bá study Bible fún àrẹsẹ̀ wọ̀láì kò sí tó fẹ́ dì máa fi mùsùlùmí gbìyànjú ẹ̀wọ̀ study bible outside of gbogbo àwọn extra holy spirit tẹ́ tó fi ń tu ẹlùmí ní no àfà mo ti bá christian kan sọ̀rí ó ní no àfà you don't have holy spirit to understand ah, so èmi ò lẹ́tọ̀ láti wà jẹ́ náà must I have holy spirit ṣe bí ègbò lẹ́fi kọ́ ìwó tó holy spirit tó fi ń gbá káàkiri ẹ ah, eh, fẹ́mà ó ní ìtumọ̀ ní pé ó láwọn kan tó ṣe pé rẹ̀yìn náà gbọ́kọ̀ correct wọ́n láìwá study rẹ̀ fún àgbé matthew tanzoi wọ́n lọ́mọ wọn fásitì ẹ̀lẹ́ ọ̀gbẹ́ ilé yìí ń sọ lọ́hun èèyàn ní gbàgbé pa ọgbẹ̀ tán ti sọ fún yín pé wọ́n pín sí méjì kí náà ń pín ọlọ́run ló ń pín káàkiri tó ń dààmú rẹ̀ an Allah subhanahu wa ta'ala kó foríjì wa wọ́n bẹ ní chapter ní Matthew náà ní chapter 26 verse 39 fi annal masiha khabwa sajidan lillah in bẹ̀m̀bẹ̀ pé Ànábì Isa ní Jésù nǹkan wọ́n ṣe kíni wọ́n sì foríkalẹ̀ fún Ọlọ́run bàbá wọ́n ṣe sujúd gẹ́gẹ́ báwa mùsùlùmí ṣe máa ń foríkalẹ̀ fún Ọlọ́run ọba naam kí wọ́n náà in amkana an tasrifa anni hadhi ilkaas ọlọ́run ife yìí ikú yìí ọlọ́run dákun gbé kúrò fún mi walakin laysa kama uridu ana illa bal kama turidu anta àmọ́ kìí sí bí mi ẹgbẹ́ aṣe fẹ́ o ní tí Ọlọ́run bá ti fẹ́ náà ni wọ́n ní sọ ń bẹ̀ pé ìgbà tó dúpẹ́ fẹ́ rápá ó foríkalẹ̀ ní Jésù ní ẹwọ tí wọ́n ń sin lọ́hun wọ́n ní ó ní ìwọ bàbá mi if it be possible tó bá possible ni let this cup pass from me má jẹ́ kọwọ́ tá bà mí nevertheless tán bó bá sí wá ṣẹlẹ̀ dé not as I will but as thou will kìí ṣe bí mo bá ṣe fẹ́ o àfígbó ọlọ́mà bá ṣe fẹ́ ilé píkṣọ̀ ọ̀nà yàmì píkṣọ̀ yìí píkṣọ̀ rùbùdíyà tó ní agbára ni píkṣọ̀ ìsìnlọ́run tó ní agbára píkṣọ̀ ìjẹ́ orúsìn ọlọ́run ni wọ́n lè yàn forí kalẹ̀ síwájú ọlọ́run ìwọ́ ń ṣe àdúrà gẹ́gẹ́ bá àwọn mùsùlùmí ṣe máa ń forí kalẹ̀ èní sáwọn kírísítẹ̀nì kan sin lọ́run báyìí nítorí ọ̀nà ọwọ́ ni sáwọn kírísítẹ̀nì sin lọ́run báyìí ta ló sọ fún yín pé bó bá lè jó òtìjọ́ ọlọ́ọ̀bá gbèsè ta ló sọ fún ọbẹ̀ ta ló sọ fún ọ pé àtẹ́wọ́ láfimọ̀ tí ó bá mórí wọ́n á jí pẹ́ ń jó ẹ̀ ń lùlù ẹ̀ ń kọrin ókè ìjọsìn yẹ ṣé ìjọsìn tánàbì ìsàṣìlù mọ́ tara rẹ̀ o bá ń sí bẹ́ẹ̀bù látòkèdélẹ̀ fún mi bí kan tánàbì ìsàṣìlù tí jésù ti wá ni a fi a mọ̀ bó bá mọ̀ orin fún mi bí kan bẹ̀ o n kí mi ò tún challenge ẹgbẹ̀nu kòránì ní òtítí omi ó jẹ́ lérí mú tí wọ́n ń challenge ẹnu báyìí pé ok ṣe bí jésù láńtẹ̀ ṣe bí kírísẹ̀ ní wàbí ok ibi tí jésù ti wá kó igbó mọ́lẹ̀ àwòrán bí jésù ṣe sílọ́ ọgbọ̀ sí má ó forí kanlẹ̀ bá mùsùlùmí ṣe máa ń ṣe sùjúdù báyìí lànàbí fi ń sọ sallallahu alaihi wasallam pé inna aqraba ma yakunu al-abdu ila rabbihi wa huwa sajidun fa'akthiru du'a fi Ànábì ní táìmù tí yẹn mọ́ ń súnmọ́ Ọlọ́run bá jùlá yẹ́ oní tó bá fi orí kalẹ̀ wájú orí rẹ̀ báyìí ilé ìntọ́ kalọ̀ pé mo é Ọlọ́run mo ti yẹ pẹ̀rẹ̀ ara mi fún ọ wá fi orí o wá ti kan yẹ pẹ̀ Ànábì ní pé táìmù tí yẹn mọ́ ń súnmọ́ ipé jésù foríkalẹ̀ nínú matthew ló wà ó foríkalẹ̀ ìwọ̀n gbé ọlọ́run ọlọ́run ọba gbé ìfẹ́ yíkò fún mi believer musulmi sì ni wípé anẹ́bì isa ọlọ́ni wà máa kọtàlúhù ọlọ́ni wà máa sọ̀làbúhù balṣu bí ha lahum ọlọ́ni wọn pa wọn kan má gbé olébù ọlọ́nlá dáúgbọ́n wọn lójú ni ló fi jẹ́ pé tó bá rú narration bible dada tó bá sọ́jẹ̀ dada ó lè sọ pẹ̀lú gbogbo fọ̀kànbalẹ̀ pé èyàn tí wọ́n pa Judas Judas eh, Iscariot abitan sọ òun ni wọ́n kàn má gbélébù tó bá wo study narration Bible dada o ìdí ní pé nínú Bible nǹkan fún àrígán ikú tí Judas padà kú o padà yé wọn ikú tí Judas ṣe kíni tó kú kò yé wọn ẹ jẹ́ n ka eh, díẹ̀ fún inú bó ṣe kú ní Bible mú bọ̀rọ̀ náà ẹmọ̀ wo ó wà nínú Matthew chapter 27 verse 3 to 10 ipé Judas felt remorse after seeing Jesus condemned to death he returned the silver and hanged himself nígbàtí Judas ta Jésù tán pẹ̀lú silver wà pẹ́ ọwà pẹ́ ọ̀ ìrùkí mo ṣe yìí mọ́ ní bó ṣe dá sílvà padà bó ṣe lọ hangara rẹ̀ ikú wò lè yún ikú kan ó hangara rẹ̀ ní àbí tún bá wọnú act chapter 1 verse 18 act nínú new testament náà ni o judas bought a field with the silver reward wọ́n ní judas silver tó gbà wọn bó ṣe lọ fẹ́ ra lẹ́nu yóò kọ lé ti ẹnu bóòlò ṣe kún ní matthew ó hangara rẹ̀ bóòlò ṣe kún nínú acting bí ọlọ́ralẹ̀ kò dáwò padà kí ló fọwọ́ ń ṣe ó lọ fọwọ́ ń ralẹ̀ with all wọ́n ní bó ṣe ra lẹ̀ tán báyìí ń kọ́ o he fell headlong orílẹ̀ tó rán bó ṣe ṣubú sórílẹ̀ oní with all his bowels gushing out ìfún kẹ́kàn tó jáde so ti máa challenge Christian báyìí pé bóò ní Judas ṣe kú bóò náà ṣe pa yóò ní kò ní mẹ́ tí ó sọ ní méjèèjì báyìí torí lọ́lọ́ but in those sọ́rọ̀ you ẹ̀kọ́ lọ́mọ̀ méjì yóò ní pé ah but tó gbé tó ń ṣe òdá ó ṣe lọ dáhùn padà bó ṣe hang ara rẹ̀ ní èyí kàn sí act fún dèbì ni ẹbánsí act chapter 1 verse 18 yóò di pé àfákìlẹ̀ fẹ́ sí àbánsí inú ìwé kan náà láti ń ká yìí eh, ó lọ fowó wọn gàlẹ̀ ní bó ṣe rálẹ̀ báyìí bó ṣe ṣubú báyìí ọlọ́ ló mọ́ tó ṣubú lé lórí ìfúkàn fan jáde inú àwọn contradictions ti fi ń lágbára jù tí ò ṣe ṣe jámù tó wà nínú Bible lè ó lè rí sọ pé ṣó wà ní kí ó kọ́kọ́ hangara rẹ̀ ó padà tún lọ gbọ́wọ́n ó lọ fi rálẹ̀ ní ó dáwọ́ padà ó hangara rẹ̀ ó kàn sí jí ni ó sátún lọ gbọ́wọ́n ó kàn sáré lọ rálẹ̀ ó kàn lọ ṣubú ó kàn fífún rẹ̀ kàn fán jáde bóòlù sí fẹ́ sọ́kù bálàká ìlú àwọn contradictions Ọlọ́run sọ Al-Qur'an pé afala yatadabbaruna al-Qur'an ṣé ẹ wo Qur'an dáadáa ni walau walau kana min indi ghayri Allah lawajadu fihi ikhtilafan tán kí bí ọ̀dọ̀ èyí mí tó yàtọ̀ sọ́lọ̀ ló ti wá ní ẹ mọ̀ rí pé eléyìí sọ báyìí eléyìí sọ báyìí ah ìwúlámù méjèèjì kó lẹ̀ Jesus gan tó bá madúrú contradictions ti mẹ́mẹ́ eléyìí ni pé Jésù ló gbé ìyàgbélébù fún ààrẹ wọ́n wá ń lù ẹni kó ní ara Simon ló bá gbé ta ló gbé ni bẹ́ẹ̀ni kan díẹ̀ ilé tó bá gbé ilé tó pé rárá kódà níbi mùnákọ́ṣà àti bá ṣe condemn sí date lọ́dọ̀ pirate ẹ̀ lọ́dọ̀ pirate kí náà pè president Rome gbàna lọ́n àbí governor Philistine nígbàyàn náà contradictions wọ́n bẹ́ yíò bèèrè ewó ló bí ewó ló dáun kí níkà kìíní kan ìwọ́ lásán gbogbo ẹ̀ so èyí tó bá wá ta'ammala dáadáa Ọlọ́run sọ pé bal shubbiha lahu ìntàfò ní tafsir sọ bẹ̀rẹ̀ ni pé bí wọ́n ṣe fẹ́ mú ànábì Ìsá because wọ́n fẹ́ pa ànábì Ìsá lóòtọ́ àwọn jíù ọ̀daràn pọ́nbélé ni wọ́n àwọn náà pa àwọn ará Filistin lọ́wọ́ báyìí kò jọ wá lójú Ibn al-Qayyim mẹ́ṣànà kan náà tíra pé àwọn jíù pa ànábì bí 60 níjọ́ kan wọ́n sì tún lọ ọjà nírọ̀lẹ́ ya ẹran kó ni wọ́n ẹni ẹ̀kọ́ ni wọ́n àwọn ni magdubu alayhim tọ́lọ̀ sọ ní Kùránì

wípé ọlọ́run náà àwọn pé kan máa pa ẹja níjọ sátọ̀dì kí náà sí àwọn àlọ́ sẹ́ẹ̀tì nẹ́ẹ̀tì kalẹ̀ níjọ friday ọlọ́run pé ẹgbọ́dọ̀ pẹja níjọ sátọ̀dì wọ́n sẹ́ lọ́run ẹgbọ́dọ̀ pẹja níjọ sátọ̀dì àwọn sẹ́ẹ̀tì níjọ ni wípé ẹja wọ́n máa ń pọ̀ níjọ sátọ̀dì kí wọ́n pọ̀ láwọn ọjọ́ yòókù bóyá ẹja kan méjìlélẹ́mọ̀rí lódò níjọ bọ́sẹ̀ pọ̀ tó tó bá odò ẹ́ eh, ẹwẹ́já ọlọ́run sọ wẹ́sẹ̀ ẹgbọ́dọ̀ sí kíni ẹgbọ́dọ̀ péjá àwọn asẹ́ẹ̀tì nẹ́ẹ̀tì kalẹ̀ ìjọ friday wọ́n wà mú nẹ́ẹ̀tì ìjọ sunday <laughs> kí ní ọ̀sẹ̀lẹ̀ sí nẹ́ẹ̀tì yẹn yóò ti kó ẹja bámújọ saturday wọ́n ni ọlọ́run àwọ̀ péjá ìjọ saturday o ìjọ ọ̀dọ̀ wa péjá o kí ẹ ma lo scope fọ́lọ́ ọba kí ẹ ma kọ́lọ̀ ní kíkà sí báyìí ká ma bẹ́ǹdì ẹ̀ká ń pé ok ẹja sí báyìí ká wa dọ́gbọ́n fọ́lọ́ ọba subhanahu wa dìsí àwọn Júù gbà yí pé Mary ìyá Jésù kí náà ń pè ẹ ounzi náà ni Jésù ọmọ àgbèrè ni ọmọ tán gbé wá láti tàn dìsí ní o wà nínú Talmud wọn Talmud nínú àwọn ìtàwọn kìnnì kan o wà ń bí dìsí ó rẹ̀ àwọn Christian bí wọ́n pé Israel ọdẹ ni o ọmọ tán wí nípa Jésù àbí wá wọnú Kùránì odidi súra wà ní Kùránì tọ́lọ̀ tí súrọ̀ Mary ló kọ súrọ̀ Ọlọ́run sọ̀rọ̀ nípa Maryam bó ṣe jẹ́ ní rí olùjọ́sìn fọ́lọ́ba bí ṣe sọ ní zina bọ́mọ rẹ̀ àwọn ará ń sọ̀rọ̀ fún yín pé ẹni Ọlọ́run ni Mary àti Jésù ẹni Ọlọ́run ni wọ́n kódà nẹ́bí Ọlọ́run ni Isa alayhi salam Jésù àwọn Mùsùlùmí yẹn àwọn Muslims yẹn àwọn Israel àwọn Judah eh, Jewish state tọ́wọ́n sọ fún yín pé eh, kèfèrí Jésù àti yà rẹ̀ kódà alágbèrè ni àwọn ilẹ̀ wá ń sọ̀pọ̀ ti lé ní wọ́n kìí kí ní mọ́ ń sàròyìn gẹ́nẹ́ tí ẹ̀rí náà ẹ̀ẹ̀ká tó wà ní òwe wọn ni àbí sí àmúyẹ́ ti wá bá àìmọ̀ká ti bá wa débi tó lágbára lẹ́nì gbígbáwòyàn al'annasu láàyẹ̀ kọ̀rọ̀ oòrùn wọ́n láì study wàláyì a mọ̀ pé ah wọ́n ti fi làákàyè agbábọ́ọ̀lù ti à ń jí kan jẹun bí ewúrẹ́ àyèdà ta fi ń dòkó tí àwọn kìnnì gbogbo kìnnì bá ìstọ́dì ní èyàn tí ó bá sọ bí àmọ́ bínú tí wọ́n búwa ta ní búyí ta ní búyí àtàrò tàti mátì kọ́lá nǹkan látàrò sí mátì ní búyí sí bí bá ti ń bẹ lọ́wọ́ tí ẹ̀nà lè káà wọ́n ni ọmọ káà káà káà kò wó in tán sọ ilóòtọ́ èyí tó fúnra tó ti kóòtù ní ìsinmi bóò ni Judas ṣe kú assignment fẹ́yìn Christian nínú bíbélì kan ló wà sí bọ́rọ̀ lọ ní bíbélì pọ́nbélé bóò ní Judas ṣe kú ní bíbélì ṣé ó lọ dá sílvà padà ó hangara rẹ̀ ní gẹ́gẹ́ bó ṣùwà níbi Matthew ní chapter 27 verse 3 kàádé 10 ṣé bó ṣe kú nù àbí ó lọ rówó ralẹ̀ yọ́kọ́lé bí títí hmm, Acts chapter 1 verse 18 naam so

lẹ́fùrí pé a ń pàṣíbí kíso yẹn lọ́dọ̀ pilot ṣe èyàn tán pè ní jésù tí wọ́n debate ó ń sọ pé òun kọ́ alẹ́mì kọ́sẹ̀ <laughs> ó ní ìmì alẹ́mì kan jésù ṣe bí kí lọ́lọ́n ṣe fún yẹn ọlọ́ni balṣu bíyá àfáwọn tẹ́fìríkà sọ pé ọlọ́ọ̀bá gbé bí jésù ṣe gẹ́gẹ́ àwọn agbé sára judas hmm, bẹ́sẹ̀ gíndì rẹ̀ ni ìmá ń ké èmi kọ́ èmi kọ́ alimi kọ́ alimi kọ́ alimi kọ́ títí ẹ wá lọ wà wọn kí sọ bó ṣe kàn mọ́ bí ìwọ náà study ìwọ náà má pàkó fún ààrẹ ó rí pá ah, ẹni tí ẹni yìí kọ́ ni Jésù sí in tọ́lọ ń sọnù Kùránì ló ṣe kí ni ó correct so an Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí a rí jùdùdù gbọ́yí kó dẹ̀ jẹ́ kí a lè tẹ̀lé so inshallah a tún tẹ̀síwájú ní ìjókòó tí ó ń bọ̀ títí tàfi parí tíra inshallah Allah subhanahu wa ta'ala كوفولجن كاكوشن هذا وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته